إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله نعم الوجه الثالث وجه كيتا وبي أنا كيتا tí nípa ìgbàgbọ́ nípa kọ́dàrù so nípa ojúbọ̀nà kẹta ta fẹ́ wòye sí nípa abala yìí nípa ọ̀rọ̀ ibn abi hatim tó ní wal qadaru khayruhu wa sharruhu min Allah so ní alwajhu salis ojú kẹta àbí nǹkan kẹta ta fẹ́ wò lábala yìí ó ní al'adillatu ala wujubil imani bil qadar àwọn ẹ̀rí tó ń tọ́ka sí pé dandandandan ni ká gbàgbọ́ nínú kádàrá khairihi wa sharrihi dáadáa rẹ̀ àti búburú rẹ̀ hadha al-aslu ìpìlẹ̀ yóò dalla alayhi al-kitabu al-karim tí ra ọlọ́wọ́ bá rápọ̀ẹ́lẹ́ ó tọ́ka sí wa sunnatu sahiha àti sunnatu lálàáfíà anin nabiyyi sallallahu alaihi wasallam látọ̀dà nabi وكلها متضافرة متضافرة gbogbo ẹ̀ náà ó ń bá lórí ó ń ṣẹlẹ̀ lórí pé ala anna hadha al-asla ní pé ìpìlẹ̀ yíò huwa ahadu arkanil imani sita nínú àwọn orígun imani mẹ́fà ni wa ajma'a muslimuna ala kufri man ankara àwọn musulmi ẹnu wọ́n sì kò lórí iṣẹ́ kèfèrí ẹni tó bá takò mọ́ kà túnrán sí ẹwọ́bìnú àti rọ́bù kẹlókan wa alaikum salam kọ́ àfá so àti rọ́bù kẹlókan tún wá sí mi lẹ́mìí sí wáyìí kí n fi ṣe wá láǹfàní òun náà ni pé mọ́ kà tún wọ́rọ̀ sí ọ̀rọ̀ tí mo sọ ń gbà tí mo wọlé yẹn pé torí mo ń wo kíní kan pé wọ́lá obìnrin mi ní máa ń ti ọkọ rẹ̀ sí zina àbí sáwọn ẹ̀ṣẹ̀ pẹ̀lú pé o pé ẹ̀tọ́ Ọlọ́run ọba lórí rẹ̀ ìrìn àrè ló máa rìn kí ó ló ń lọ skú kan ìtọ́lọ́wọ̀n òbíọ́ ibiṣẹ́ kan ló ló ń lọ tọ́lọ́wọ̀n òbíọ́ tó bá tún wá so

so bóyá bẹ̀ ni ó ti máa pè wọ́n ní ó máa pè wọ́n kí kó tó ó ti kó sí nǹkan so obìnrin búrọ̀ ìyàwó búrọ̀ ràn ọkọ lọ́wọ́ nípa àti láti jẹ́ kọ́kọ́ mọ́ isi pataki gan ọkọ so ti gan kò sí oúnjẹ ní gíní wallahi bí so tí ó bá ti tí ó bá ti ìyàwó òsínlé tó bá tún dé náà yóò tún lóhun lọ ṣọ́pù kan alẹ́ tó bá tún dé lálẹ́ ó lè ní ó ti rẹun so ìbátọ́ ọkọ onímọ̀ àgbà tí ó ṣe pé àwọn ẹ̀ṣẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ ni ó mọ̀ bí gbọ́ bùkátà ṣáhọ́wà so wallahi ilé ìnàṣíhà ni pé obìnrin ní bùkátà láti ìran ọkùnrin lọ́wọ́ gan bí ó sì ní sí ọlọ́mà Ọba subhanahu wa ta'ala ní tó yí ń sọ ilé ìbóyá tàbá gbọ́ nǹkan tí mo sọ pé mo ń sọ ọ̀rọ̀ kan tí ẹnìkan sọ fẹ́nìkan ni pé à ah, ó jáde lọ látàrọ ó tún wá dé ó tún mọ́ jáde ni ó ní dún lé the same thing ni pe ma ma ọkọ tó bá tí lè náà bá ń ṣẹlẹ̀ ọkọ̀ ṣe tí a bá rẹ̀ ní sí àrẹ̀ lódùn ní gbogbo eléhun gbogbo pé èyàn fẹ́ gbọ́ bùkátà lódùn ṣẹlẹ̀ náà àti ẹ̀bá ń sí gbọ́nkúngbọ́kú sí àyàn ọkùnrin tẹ̀rí ọkùnrin òní fi bóyá ó fẹ́ correct kankan ni ó sì mọ̀ pé tó má ti gbọ́ bùkátà ò ní gbọ́n tó ń fẹ́ sọ mọ́ so obìnrin ní bùkátà láti pé kó má má gbẹ̀sẹ̀ kó má má kó mọ́ máa gba affiliate kó mọ́ máa commission <laughs> tí tọ́kọ rẹ̀ náà bá ti ń ṣe so kó mọ́ ikú ní o máa gba commission pé à ah, ìwọ ló tí ọkọ yìí débi gbogbo nǹkan tó ń ṣe yìí náà ìwọ ló ìwọ obìnrin yìí ló tí ọkùnrin yìí dé báyìí o ní dún létí skúl náà dandan kan ló ló máa lọ àbí iṣẹ́ tọ́nà ọbọ̀ òbẹ́ ọ̀kan ló ló máa lọ ọkùn wà ní látàárọ̀ bó drinki kan <laughs> ó rìn kí káàkiri orí pé kò sí kẹ̀kẹ́ láti ṣe so kò ní màgbà ó bá fóònù ibi tí ó yẹ kó lọ ní ọmọ lọ so tó dé bukata ó ti bíá so lọ́nà tí ó tọ́ so gbogbo àwọn kan kóbi ní ma fi gbẹ̀sẹ̀ lọ́dọ̀ Ọlọ́run ó ní bukata láti máa láti máa so mójútó ọ̀rọ̀ nìyẹn Ọba èyàn márì pé kíyàn má fi sẹ́rán ọba mẹ́nifà yóò dẹ̀ tún márì yẹn the same thing náà ni ó tún lọ kó sí ẹsẹ̀ yẹn náà ó tún continue ni kọ́lá tẹ́lò míì tún ma ń burú lẹ́yìn ìgbà bá tún márì bóyá ọlọ́run ló o sí pé látara fún so máa rí kí ó ti gbogbo attention tó yẹ kó ipé ọ̀dọ́ ọkọ nìkan ló yẹ kó ti máa rí yóò ti gbá níta látàárọ̀ so ìgbà tí ó bá fi délé tọkọ òtí ẹ̀ ní jẹ́ kankan sí iná so àwọn èèyàn ti yí látàárọ̀ pé ah ya kí ní eléyìí wá èèyàn ọkùnrin ẹlẹ́dẹ̀ kan wá eléyìí náà wá eléyìí náà wá wọ́n ti yí wọ́n ti fún ní gbogbo attention tí tó ń fẹ́ ìgbà tí ó bá fi délé lálẹ́ báyìí tọ́kọ̀ sí ẹni jẹ́ ẹ̀fẹ́ mọ́ kò bá kọrin kìí kò tí a ní ìtùmọ̀ sí mọ́ wà níwọ̀ bí márùn-ún ló ti kìí ló ti yìnyìn yìí kí kó tó so aburú ma ni so aburú kóbìnrin ma jáde ni so wallahi èyàn gbúdọ̀ bẹ̀rẹ̀ obìnrin gbúdọ̀ bẹ̀rẹ̀ Ọlọ́run bá gan ẹ̀tọ́ honestly wallahi hmm. ah tó ọlọ́wọ̀n bá ní gbogbo aná ọkùnrin níwá kò nídìí kíyàn emphasize pọ̀ jù wallahi ẹ̀tọ́ yìí nǹkan tó ní agbara gan nǹkan ní agbara gan tí o yẹ kíyàn fowó yẹpẹrẹ mú rárá àti ara nǹkan ní agbara gan sallallahu alaihi wasallam wa fún ó lè jáwá ó lè jálọ ó lè ẹni bó wá sí wọ́n ọba ní ma ń darí rẹ̀ oí so an bèèrè tàbí ẹwà nẹ́bí sallallahu alaihi wasallam nẹ́nà ẹwù bà tó sẹ̀rẹ̀ sáà nẹ́bí sallallahu alaihi wasallam anẹ́bí jáde anẹ́bí wá rẹ̀ nìkan anẹ́bí sallallahu alaihi wasallam ó sì padà lọ́sọ́dọ̀ ìyàwó rẹ̀ táwọn ìyàwó anẹ́bí sallallahu alaihi wasallam tí wọ́n bá wà available táwọn bá ti jáde lọ ṣe yóò ṣẹlẹ̀ báyìí ṣùgbọ́n àwọn obìnrin rere làwọn náà wọ́n mọ purpose wọn láyé yìí but ìyá rẹ̀ ẹlùmí ó wà nílé ọkọ̀ skóòsì kan ní ọmọdún lọ ọkọ̀ wà wà nílé tó bá wá dé náà yọ́n tẹ̀rẹ̀ dán ní ọmọ sọ sàbẹ́lùmí iṣẹ́ ó sì kan lóní olóhun ṣe bàbá àwọn olóhun gbọ́dọ̀ so wallahi kí yẹn ma ń tí in tó ń plánù fún ọjọ́ iwájú ara rẹ̀ ó lè ṣe pàtàkì gan èyàn márì láti wọ́n fi kó sí haramu nínà bó ní ó ṣe wá sí pé èyàn tún wá márì haramu yẹn ni ó tún wá lọ kó sí kò tún wá ní gbé haramu yẹn kó fún yàn so wọ́n yẹ pé obìnrin ti pé ẹ̀tọ́ ti ẹ̀dọ́ yẹ pọ́kùnrin ni pé tọ́ <laughs> òun ni ó ya tó yà óyé tààtọ̀ èyàn òun ti mọ̀ ti pé tí ẹ̀ but obìnrin gangan ò bá pé tí ẹ̀ wallahi àdánwò ni so àdánwò ní àbí kó máa lé timetable lé ọkọlọ́wọ́ ibi àwọn àsìkò báyìí ni o so àwọn òjò tóun bá ti lọ bí iṣẹ́ tóun bá ti dín 6 mọ́ súnmọ́ rárá mẹ́yìn kóhun orí ọlọ́gbìn rárá wọ́lá ìgẹ́ ti tẹ́lẹ̀ ní ìkẹrù wáyà ti kọ́tì so so kọ́lọ̀ bá kó ṣàánú wọ́lá eléyìí mo rí pé nasiha tó wà gọ́líyà tó wà muhimmu nìkan fún wa gan pàápàá jùlọ sáwọn obìnrin gan èyàn ìwọ pé tí ẹ pé tí ẹ ní abala yẹn pé tí ẹ ní abala yẹn a ní wọ́n ròyìn àwọn obìnrin sálàfù débi pé wọ́n ròyìn wọn débi pé wọ́n ní wọ́n máa ń tàpọ̀ yába ara wọn wọ́n purify ara wọn wọ́n wà lọ present wọn pé ah sáájá ṣe bùkátà ń bẹ tí ò bá sí bùkátà wọ́n wọ́n bá ti wọn lọ tí bùkátà bá wà déédéé so látara wọ́n mọ̀ pé responsibility ní kìíní bá nabi sallallahu alaihi wasallam náà ṣe pọ̀ tí rẹ̀ rẹ̀ nìyẹn but kí ìrànwá kó wá sí pé obìnrin ìyàwó ní ọmọ sókùn fa in tọ́kọ̀ ló fi máa wòwò ma ṣe ránù kí ó àmọ́ skú dẹ̀dẹ̀ àmọ́ skú wọ́n ti máa rọ̀lẹ́ yóò ti gbé àga síta <laughs> so <laughs> wa èyàn ń sá fún haramu tí wọ́n so wallahu alam so wani a uh, so dai nasiha kala sani na alwajhu thalith wani ojupana eleketa aladillatu ala wujubi al-iman bil qadar àwọn ẹ̀rí lórí pé ọ̀ràn yà ní kí ẹ gbàgbọ́ nù kádàrá khairihi wa sharrihi dáadáa rẹ̀ àti aburú rẹ̀ wani hadha al-aslu wani ìpìlẹ̀ yíò dalla alayhi al-kitabul karim tíra ọlọ́wọ́ bá tọ́ka sí wa sunnatu sahiha àwọn sunnatu lálàáfíà náà tọ́ka sí àní nabiyyi sallallahu alaihi wasallam wa kulluha mutadafira gbogbo ẹ̀ ó kójọpọ̀ ala anna hadha al-asl ní pé ìpìlẹ̀ yíò huwa ahadu arkanil imani àwọn musulmi ẹnu wọn kò ala kufri man ankara lórí ìjẹ́kẹfẹ̀ẹ́rí wa alaikum salam lórí ìjẹ́kẹfẹ̀ẹ́rí ẹni tó bá tako kádàrá ẹni tó bá ní kò sí tí ń jẹ́ kádàrá ó di kẹfẹ̀ẹ́rí o famina alkitab alkarim nínú tírà Ọlọ́hun Ọba qawluhu ta'ala Ọlọ́hun Ọba sọ so ilé yìí eléyìí fi ọlọ́ àwọn nǹkan mẹ́ àwọn nǹkan bí mẹ́ta lọ́lọ́wọ́ bá fi àkádà eléyìí tó sì fi kọ̀ sọ́sọ́ rẹ̀ ọlọ́wọ́ bá lára ọkọ̀ ọlọ́wọ́ bá lo inna inna littawkid ọlọ́wọ́ bá tún lo kullu ọlọ́wọ́ bá tún wá kọ̀ dáma maf'ulu bihi oye wa taqdimu ma haqquhu ta'khir tó yẹ kan ti sẹ́yìn tàbá ti síwájú ó túnmà pé kíni hasro ni pé kí ní ẹwà specific fún nǹkan tí wọ́n fẹ́ specify ẹ̀ fún yẹn so wọ́n ni inna kulla shay'in gbogbo nǹkan pátápátá khalaqnahu bi qadar Ọlọ́run bá ní a dá pẹ̀lú kádàrá ni wa qala ta'ala Ọlọ́run bá sọ pé wa khalaqa kulla shay'in Ọlọ́run bá dá gbogbo nǹkan faqaddarahu taqdira Ọlọ́run bá sì ti ó ti kọ̀dára gbogbo ẹ̀ ó ti fún gbogbo ẹ̀ ní òdiwọ̀n wọ́n ní wa qala ta'ala wọ́n lọ́wọ́ bá tó sọ pé sabbih isma rabbikal a'la mímọ̀ fún ọkọ̀ ọlọ́wọ́ ọba tó ga jùlọ alladhi khalaqa fasawwa ọlọ́wọ́ ọba tó dá tó tún ṣe gbogbo ẹ̀ ní dọ́gbandọ́gba dédé walladhi wọ́n ní wa ìgbàgbọ́ nínú kádàrá ọ̀ràn yẹn ni yálà ó dáa ni àbí ó burú ni in dá fún yẹn ni in burú fún yẹn ni wani hadith umar al-mashhur hadith umar tó gbajúmọ̀ wani bi hadith al-mashhur bi hadith umar al-mashhur bi hadith jibril èyí tó gbajúmọ̀ pẹ̀lú pé wọ́n ń pè ní hadith jibril alladhi kharajahu muslim tí alimọ́ muslim gbà wá anna jibrila ipé jibrilo sa'ala annabiya sallallahu alaihi wasallama masa'ila ipé bí àwọn annabi sallallahu alaihi wasallam láwọn bèèrè min ha nínú rẹ̀ náà ni qala fa akhbirni anil iman hadith ta sì kàfún wátẹ́lẹ̀ náà ó ní fún mi ní òní pa ìgbàgbọ́ ó ní an tu'mina billah kó gbàgbọ́ ní Ọlọ́run Ọba wa malaikatihi àtàwọn malaika rẹ̀ wa kutubihi àti tírà Ọlọ́run Ọba wa rusuli àtàwọn òjíṣẹ́ rẹ̀ wal yawmil akhir àtọjọ́ kan wa tu'mina bil qadari khayrihi wa sharrihi kó sì gbàgbọ́ nínú kádàrá dáadáa rẹ̀ àtàbúrú rẹ̀ hadha huwa ash-shahid àyètà fẹ́ fi jẹ́rì ní wa tu'mina bil qadari khayrihi wa sharrihi wal ma'na ìtúnmà ilé anna jami'a ma yahsulu fil kawn gbogbo tí ń ṣẹlẹ̀ láyé أي قد سبق به علم الله الله أبا متما وكتبه الله أبا قال عنده في اللوح المحفوظ إنه اللوح المحفوظ الله أبا قال سؤالي نينو هو انكتا تبين انو اراء ابو زرعة الوجه الثالث فو آه، والأرى ابن ابي حاتم تصفي والقدر خيره وشره من الله واني الوجه الرابع ojúpọ̀nà ẹlẹ́kẹrin tá gbọ́yé nínú ọ̀rọ̀ Ibn Abi Hatim òun náà ni al'imanu bil qadari khairi wa sharrihi huwa ahadu arkani al'imani sita wípé ìkannu àwọn orígun imanu mẹ́fà ni allati man istajma'aha kullaha àwọn orígun imanu mẹ́fà ìjọ ìgbẹ́ni tó bá kó gbogbo ẹjọ́ ẹn tí ó bá wá kó gbogbo ẹjọ́ falaysa mu'minan billah kò gbàgbọ́nù Ọlọ́run Ọba wa hiya al-imanu billah amẹ́fẹ́fà yínà ní pé ká gbàgbọ́nù Ọlọ́run Ọba wa malaikati àtàwọn mẹ́lẹ́kà wa kutubi àtàwọn tírà Ọlọ́run Ọba wa rusuli àtàwọn òjíṣẹ́ rẹ̀ wal yawmil akhir àtọjọ́ al-imanu bil qadar ní gbogbo àgbọ́nù kádàrá إلا إذا استجمع أربع مراتب إذا استجمع أربع مراتب واستيقنها àyàfi tó bá ti kó àwọn orígun mẹ́rin papọ̀jọ tó gbàgbọ́ nú wọn ó kó òjọpọ̀ sọ́kàn rẹ̀ wastayqanaha ẹ̀mí rẹ̀ sì bá rẹ̀ so ìgbàgbọ́ ó kó àwọn orígun mẹ́rin àbí ìpele mẹ́rin sínú arba'u maratib almartabatul ula ìpele alákọ̀ọ́kọ́ tí a bá fẹ́ gbàgbọ́ nínú kádàrá o martabatul ilmi ìpele ìmà wa hiya al-iman òun náà ni pé ká gbàgbọ́ bí ilmi Allah pẹ̀lú ìmọ̀ Ọlọ́run Ọba al-muhit bi kulli shay èyí tó rọ kiri ká gbogbo nǹkan pátápátá wọ́n ni ma kana in tó ti ṣẹlẹ̀ sẹ́yìn Ọlọ́run Ọba wa ma sayakun in tí ó padà ṣẹlẹ̀ náà bá ma wa ma lam yakun àti tí ó ní ṣẹlẹ̀ law kana kayfa yakun tó bá ṣe pé yóò ṣẹlẹ̀ ní Ọlọ́run bá ma wọ́n ni wala ya'zubu anhu kò pa mọ́fọ́lọ́wọ́ bá o mithqalu dharratin in tó dà gẹ́gẹ́ bí seed in tó kéré bí dharra fil ardi wala fi àbí bí èèrà jari so fil ardi wala fi sama ní sama ni àti ní ilẹ̀ wani fakullu khalqi la wani gbogbo ẹ̀dá lọ́wọ́ bá muhatun bi ilmihi gbogbo wọn ìmọ̀ lọ́wọ́ bá lọ ní kọ́kọ́rọ́kíká gbogbo wọn muhatun ismu maf'ul muhatun bi ilmihi ìmọ̀ ọlọ́wọ́ bá ó rọ gbogbo wọn wàlìláhì subhanahu wa ta'ala alhujjatul baligha ọlọ́wọ́ bá sí rẹ̀ ọlọ́wọ́ bá ó ní ẹ̀rí tó dógóngó lórí gbogbo wọn almartabatu thaniya so ìpele aláwọ̀kọ́ lílé ìpele ìmà kí ẹ nígbàgbọ́ nípa ìmà pé ọlọ́wọ́ bá mọ̀ gbogbo nǹkan èyí tó ti ṣẹlẹ̀ sẹ́yìn ni èyí tí ń ṣẹlẹ̀ lọ́wọ́ ni èyí tí ó ṣẹlẹ̀ ni àtèyí tí ò ní ṣẹlẹ̀ tó wáyé pé yóò ṣẹlẹ̀ ní bí ó ṣe ṣẹlẹ̀ ọlọ́wọ́ bá

ẹlòmí ìbí ó sì máa tàà láti fẹ́ jọ sí wáyé gbogbo nǹkan lọ́pọlọ rẹ̀ núó so kó tó mọ̀ ó ti kó sínú kúfùrù so ìpìlẹ̀ aláwọ̀kọ́ ni wọ́n ni almartabatu thaniya ìpìlẹ̀ ẹlẹ́ẹ̀kejì martabatu kitaba ìpìlẹ̀ kíkọ wa huwa al-iman òun náà ni ìgbàgbọ́ bí anna allaha qad kataba maqadir kádàrà gbogbo nǹkan qabla khalqi samawati wal síwájú kọ́lọ̀ ọba tó dá sánmà àtilẹ̀ kama thabata fi sahih gẹ́bó sí onílẹ̀ nínú sahih so martaba ẹlẹ́kejì ni martaba pé Ọlọ́run bá mẹ́ so Ọlọ́run bá kọ́ so Ọlọ́run bá sí kíná Ọlọ́run bá kọ gbogbo ẹ̀ síwájú kọ́lọ̀wọ́ bá tó dá sánmà àtilẹ̀ bí khamsina alfa sana so 50,000 years kọ́lọ̀wọ́ bá tó dá ayé àti sánmà lọ́lọ́wọ́ bá ti kọ gbogbo tí ó ṣẹlẹ̀ pátápátá gbogbo ẹ̀ ti parí pátápátá gbogbo ẹ̀ ti parí èyí ó kú lórí súnnà ni òun náà padà jápa so ọlọ́wọ́ bá ti ṣe kíni ọlọ́wọ́ bá ti kọ gbogbo ẹ̀ pátápátá èyí ó jẹ ẹni tí èyí ó jẹni tí ó ma gba àtúnṣe ní àbí èyí ó ma déte nínú ẹ̀sìn ọlọ́run ọba tọ́nà bóbò fi wá padà sí lọ́nà tí ó fi wá túnà sí ilẹ̀ pátápátá ọlọ́run ọba ti kọ gbogbo ẹ̀ wọ́n ni wakọ̀ sọ́hà á ní nabi sallallahu alaihi wasallam wọ́n ló ti ní rẹ̀ látọ̀dà nabi sallallahu alaihi wasallam wo awwalu ma khalaqa Allahu al-qalam in tọ́nà ọba kọ́kọ́ dá ni qalam kalamu lọ́nà ọba kọ́kọ́ ó sọ fọ́nà ọba pé kí ni kí n kọ́

lil-hujjatil baligha kó bá fi jẹ́ ẹ̀rí tó mọ́gbọ́ngbọ́ lórí àwọn ẹrú rẹ̀ àti pé bó bá ṣe wọ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala Ọlọ́run Ọba subhanahu wa ta'ala sí ma ń ṣe so Ọlọ́run Ọba òkọ́ tó ní pọ́n gbàgbé ara so kíyàn wá takò eléyìí náà kufrun billah èyàn ṣe kèfèrí ìkọ ah, invitation sí kúfùrù ni almartabatu thalitha ìpìlẹ̀ ẹlẹ́kẹta martabatu mashi'a ìpìlẹ̀ pé in tó bá wù Ọlọ́run ọba ní pé Ọlọ́run ọba in tó bá wù Ọlọ́run ọba ní ó ṣẹlẹ̀ wọ́n ní fama sha Allahu ka'an in tó bá wá wù Ọlọ́run ọba ní ó ṣẹlẹ̀ wa ma lam yasha lam yakun in tí ó bá wù Ọlọ́run ọba ò ní ṣẹlẹ̀ so èyàn tó gbogbo gbà pé gbogbo tí ń ṣẹlẹ̀ ó wù Ọlọ́run ọba bẹ́ẹ̀ ni ọmọ kú àbí ó wù Ọlọ́run Ọba bẹ́ẹ̀ ni ìyá kú àbí ó wù Ọlọ́run Ọba bẹ́ẹ̀ ni gbogbo wọn bẹ láyé àbí ó wù Ọlọ́run Ọba bẹ́ẹ̀ ni gbogbo wọn kú ó wù Ọlọ́run Ọba bẹ́ẹ̀ ni so ni láyé kan fi múlkìhì kò ní ṣẹlẹ̀ nínú kingdom Ọlọ́run Ọba nínú in kò lè ṣẹlẹ̀ láyé láyé ìtọ́lọ́run Ọba ò fẹ́ so èyí ó ti máa rí gbogbo invitation sí kúfùrù

àbẹ́lòmí wọ́n ti ya àwọn súpá yìí fún àwọn ilé ma ń sin wọ́n ma ń dán kan wọn nú kingdom ọlọ́ọ̀bá in tí ọlọ́wọ̀ bó mọ̀ sí God is a God pé wá padà ó kàn wá ń lọ lójọ kan ó wá discover the secret of the universe so látara ẹ̀ ó wá ní agbára sẹ́rí gbogbo àwọn àtà súpá ìròhun àwọn súnfí ní tó pọ̀ gan o èyí tí ń wọnú odò ni èyí tí ń fò lókè ni wàláì gbogbo náà rẹ̀ làwọn súnfí ní so èyí tí ń fò tó ipò orí omi nìkan náà ní máa ń fò ní so èyí tí máa ń dọ́fẹ́ ní torí pé àtúrí ah, yìí ni so yóò tún dọ́fẹ́ yóò tún dọ́fẹ́ èyí tó ti ṣe àmẹ́yọ́ ọdún ni pé ó ti ló ti líù gan so àwọn in tó fà náà ni pé kíyàn rò pé yẹn ní àwọn àkápá nínú kingdom Ọlọ́run bá so in tó ah, àwọn tún fi ní ìròrí dáadáa níta fi ma ń sọ náà nìyẹn pé má rò pa àwọn nǹkan wà tọ́nà ọgbó bí mọ́ ọ̀rọ̀ búkà o ẹ̀yàn pé èyàn ti gbà pé àwọn nǹkan ní àkóso nú kingdom ọlọ́wọ́ bá ní so in tó bí martaba rí wìláyà lọ́dọ̀ wọn náà nìyẹn so àwọn ilé àwọn ti lọ wọn ni almartaba tó rọ́ bí àn ìpìlẹ̀ ẹlẹ́kẹrin martaba tó khalqi ìpìlẹ̀ dídá fallahu huwa al-khaliq kọlọ́wọ́ bá wa ma fil kawni min sama àwọn kan tó wà láyé nínú sama ni wa ardu wa mala'ika àti ilẹ̀ ni àti mala'ika wa insi wa jin àtàmẹ́yàn ni àtàljannu wani wa ghayriha min al'awalimi àtàwọn bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ nínú àwọn àgbánláyé wani kulluha makhluqa gbogbo ẹ̀dá ni ó wa ajma'a ahlus sunnah ẹnu àwọn ahlus sunnah kójọ ala lórí nǹkan tí Kùránì àti súnnà tọ́ka sí tó pọ̀ gan in lam takun mutawatirọ̀ tí bá ti ṣe pé bóyá ó ti ẹ̀ ó kò sí jà níyànjọ́ ó pọ̀ gan ala anna asma ar-rabbi ní pé àwọn okọ̀ ọlọ́wọ́ bá ala anna asma ar-rabbi wa sifatihi àtàwọn orin kìí ṣẹ̀dá gbogbo ẹ̀ kò kìí kíni kò kìí ṣẹ̀dá so wallahu alam inshallah ibi tàti dóní so a túbọ̀ tún yànà na gbogbo àwọn kan yìí so martabatul khalq ìpele pé èyàn gbọ́dọ̀ gbàgbọ́ pé Ọlọ́run bá ló dá gbogbo nǹkan so ìpele mẹ́rin èyàn gbọ́dọ̀ gbàgbọ́ nínú tí a bá fẹ́ gbàgbọ́ nínú kádàrá alákọ̀ọ́kọ́ al-ilmu ó gbọ́dọ̀ gbàgbọ́ Ọlọ́run bá mọ gbogbo tí ń sí ọ Ọlọ́run bá mọ̀ èyí tí ó sí Ọlọ́run bá mọ̀ so ó lè gbọ́njọ Ọlọ́run bá lọ secret of words o le ma o lè ìtọ́lọ̀ bá fún ọ̀nà ni ó lónìí oye the word the word secret eh it's because you don't know some things that's why you are not worthy <laughs> àwọn kọ́ láwọn kan wọ́láyé kan máa kọ́ dàríkìyàmà oye so bó bá ní ní pín ò ní náà so èyàn lè gọ̀jú bẹ́ẹ̀ lọ tí ò ní ma gbogbo tó mọ̀ ẹ́ kódà tí ò ní ṣiṣẹ́ kẹ́kẹ́ a ní kájú pájú sẹ́ẹ̀lẹ̀ fọ́nà ọba sẹ́ kájú pájú sẹ́ẹ̀lẹ̀ fọ́nà ọba ká gbàpá àjámà kẹ́kẹ́ so a ní ẹ̀yàn ẹlòmí tí wọ́n wẹ́ kò mọ́ bọ̀tò wúnà sí àwọn steps yẹn kò a ní ó ṣe kẹ́kẹ́ <laughs> ó tún fẹ́ kò ṣe kẹ́kẹ́ sẹ́ kò ṣe kẹ́kẹ́ wallahi bí bí èyàn sí ìgbùdọ̀ pọ́mì èyàn gbùdọ̀ sí jùpájú sẹ́lẹ̀ fọ́nà ọba ni ẹ pé ah ìtọ́nà ọba kádàrá ní ó ṣẹlẹ̀ sóhun so ìsáré ìsáré ọlá ìsáré ọlá pé ìwún the secret of wealth ten secret of to hack yeah. <laughs> to hack the wealth eh? so hacking money <laughs> gbogbo náà rẹ̀ àwọ́láì kò o kò in tó lọ́wọ́ bá ti kọ́ náà ni ó so ẹwọ́ it's all in your hands don't miss it so gbogbo gbogbo yóò fi tó lúgbà ọlọ́run so tó lúgbà ọlọ́run lọ láì so ilé ìbó ṣe jẹ́ so آه، وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم